إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أبي الله سبحانه وتعالى أسبر الله سبحانه وتعالى بس نيما دوبة فورا وبا torípé Ọlọ́hun subhanahu wa ta'ala nìkan ni ọpẹ́ wa tọ́ sí òun nìkan òun náà ni ẹ̀yìn wá tọ́ sí àwa ìnàlọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa àbò rẹ̀ níbi aburú àwọn sẹ́wa àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó sì rọ bẹ́ẹ̀ lọ́nà ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tó lè tọ́ sọ́nà mo ń jẹ́rí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni o òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ní pẹ̀lú Ibadallah ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà Ọlọ́run Ọba ibadallá ẹbẹ̀rù olówá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó dáyí látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló ti dá ẹni kéjì rẹ̀ ó wá tẹ̀kẹ́ lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin ẹbẹ̀rù ọlọ́wọ́ subhanahu wa ta'ala tẹ́ẹ̀fin bẹ̀rẹ̀ yí láàrin ara yí àtòkùn ẹbí dájúdájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámójútóró jẹ́ lórí yíò ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba kí ẹ sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹbá ń ṣẹlẹ̀ Ọlọ́run Ọba yóò máa bá yín tún àwọn èyí tó fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ní o èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmànà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alamari adádálẹ̀ ni o gbogbo àdádálẹ̀ rí ánù ní o ánù rẹ̀ isman sani ń ṣe ni ibadallah ẹ̀páyà Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kẹsì lọ mọ́ ní pé kò sí nǹkankan tí ó tọ́ wa sọ́nà àyàfi kó sí pé annabi sallallahu alaihi wasallam yóò ti sàlàyé rẹ̀ fún wa bẹ́ẹ̀ sì ni kò sí nǹkankan tí ó jẹ́ aburú fún wa àyàfi kó sí pé òjíṣẹ́ Ọlọ́run Ọba òjíṣẹ́ ńlá annabi wa muhammad sallallahu alaihi wasallam yóò ti ṣọ́ wa níbi aburú rẹ̀ ibadallá gbogbo oríire níbi ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ni o gbogbo aburú nínú ìyapa annabi sallallahu alaihi wasallam ni annabi sallallahu alaihi wasallam sọ pé qad taraktukum ala albayda mo ti fi yílẹ̀ lórí nǹkan tó má tó funfun gbò layluha ka nahariha òru rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ ni la yazigu anha illa halik kò sẹ́ni tí ó ṣìnà kó ń bẹ́ àyàfẹ́ni tí ó parun wa qad mata rasulullahi sallallahu alaihi wasallam wa dinuhu kamil annabi sallallahu alaihi wasallam kú lẹ́ni tó ṣe pé ẹ̀sìn ti pé ni o ó sì sàlàyé allama sahabata kulla shay' anábi sallallahu alaihi wasallam kọ́ àwọn sọ̀hábà ní gbogbo nǹkan kódà tí è má bó ní wọ́n sì máa ṣe gbẹ̀sẹ̀ ìbádọ́lá bí ẹ̀sìn islam ṣe pé tó nìyẹn o tẹ́yà bá wá mẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá sì dá lójú èyàn ò gbọ́dọ̀ bẹ́ sí alámọ̀rí kankan nínú àwọn alámọ̀rí ìgbani àbí àwọn alámọ̀rí ìgbésí ayé ni àyàfi kó mọ̀ kí ni ìlànà nabi sallallahu alaihi wasallam lórí rẹ̀ ibadallah a ma rí láwọn ọjọ́ mẹ́ta yìí àwọn orísìírísìí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ àwọn orísìírísìí àwọn nǹkan tí àwọn èèyàn gbìyànjú rẹ̀ àbí tí wọ́n ń ṣe níṣẹ́ musulmi ò gbọdọ̀ bẹ́ sí o àyàfi ìgbà tó bá tó mọ̀ pé kí ni ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ ìbádọ́lá kò tún wá tó èyàn búdọ̀ lò ní gbèsè ayéyàn èyàn búdọ̀ sẹ́ tí annabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ sì ni kíyàn jìnà sí nǹkan tí annabi sallallahu alaihi wasallam kìlọ̀ fún ìbádọ́lá sẹ́rù kwan nabi sallallahu alaihi wasallam yóò sàlàyé bẹ́yàn sí ń ṣe gbàsẹ̀ fún wa kò wá ní sàlàyé táwọn olórí tí wọ́n bá ń ṣàbòsí fún ọ àbí tí wọ́n bá ń yàn ọ àbí tó bá rò pé wọ́n sàìdá fún ọ anábi sallallahu alaihi wasallam wà ní sàlàyé bó ṣe ṣe nígbà yẹn ibadallah ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pé ni o wa mata rasulullahi sallallahu alaihi wasallam wa ma min ta'irin yathiru bi janahihi fi sama illa wa qad dhakara li ashabihi fiha hikma àyàfi kó ṣe pé annabi sallallahu alaihi wasallam ó ti dákọ̀ ìmọ̀ fáwọn sọ̀hábà rẹ̀ nípa rẹ̀ ibadallah famadha ba'da al-haqqi illa dalal kí wá ló wá kù lẹ́yìn òdodo tó jọ anù lọ lẹ́yìn òdodo kò sí tó ṣẹ́kù anù ní ibadallah nítorí náà gbogbo ń tàà rí nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ kí ni ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ kí lọ́wọ́ bá fẹ́ jẹ́ kí wọ mùsùlùmí ṣe Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé Ọlọ́hun Ọba ẹ sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ wa ulil amri minkum àtàwọn tí wọ́n wà nípò àṣẹ nú ẹ tẹ̀lé wọn ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wa in tanaza'tum fi shay'in tẹ́ bá wá ṣe fanfa níbi kankan farudduhu ila Allahi wa rasul ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ibadallah kí ni ìdájọ́ islam lórí àwọn nǹkan tá ń rí tí ń ṣẹlẹ̀ láwùjọ fi musulmi tí ń fi gbogbo ayé rẹ̀ gbogbo ìṣesí ayé rẹ̀ in tó fi ń darí rẹ̀ ìlànà islam ni ìdájọ́ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ni ó wá gẹ́gẹ́ bó ṣe wà nínú sahihu muslim látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àbí látọ̀dọ̀ a ìkannu àwọn sahaba annabi sallallahu alaihi wasallam salamata ibn yazid al-ju'fi ó bi òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam ó nabi allah ìrí annabi ọlọ́wọ́ bá أرأيت إن قامت علينا أمراء orí tó bá ṣe pé àwọn olórí kan wà àwọn kan wà tí wọ́n jẹ́ olórí fún wa yas'aluna haqqahum wọ́n bèèrè ẹ̀tọ́ tí wọ́n wa yamna'unana haqqana a sì ń tọ́ wọ́n kọ ẹ̀tọ́ tí wọ́n kọ fún wa fama ta'muruna kí ló pa ìrí òjíṣẹ́ Ọlọ́run Ọba fa'aradu anhu òjíṣẹ́ Ọlọ́run bá gúnrí kú lọ́dọ̀ rẹ̀ látara pé òjíṣẹ́ Ọlọ́run bá nífẹ̀ẹ́ sírù béèrè tó béèrè yẹn wọ́n ni fún masá aláhù lẹ́yìn náà ó tún béèrè fa'arọ́dọ̀ anhu òjíṣẹ́ Ọlọ́run bá tún gúnrí kú lọ́dọ̀ rẹ̀ fún masá aláhù fi thalitha

lẹ́t bákanáà ibn Mas'ud radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe wà nínú Bukhari àti Muslim so gbá wá pé òjíṣẹ́ Ọlọ́run wá sọ pé innaha satakunu ba'di atharatan yóò padà ṣẹlẹ̀ lẹ́yìn mi o tẹ́ ma rí àwọn èèyàn tí wọ́n wà nípò olórí tí wọ́n ma gbọ́lá fún àwọn lórí yín wa umurun tunkirunaha àtàwọn alamari tẹ́ ma kórìíra qalu ya rasulallah wọ́n wá ní ìrẹ òjísí ọlọ́wọ́ bá kayfa ta'muru man adraka minna dhalik bó ló ṣe pàṣẹ fẹ́ni tó bá bárùn ka báyìí qala tu'adduna al-haqqa alladhi alaykum ẹ̀yin máa pé ẹ̀tọ́ tó wà lórí yín ẹ̀tọ́ àwọn olórí tó wà lórí yín ẹ máa pé wa tas'aluna allaha alladhi lakum so ẹ sì máa bi Ọlọ́run Ọba ní ẹ̀tọ́ ti yín Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó sọ pé annabi sallallahu alaihi wasallam sọ pé yakunu ba'di a'imma yóò padà wá lẹ́yìn mi o àwọn olórí la yahtaduna bi hudayi wọn ò ní lo ìlànà mi annabi sallallahu alaihi wasallam wala yastannuna bi sunnati bẹ́ẹ̀ sì ni wọn ò ní lo sunna mi annabi kí ni annabi fẹ́ yẹ kó ṣe wa sayaqumu fihim rijal àwọn èèyàn kó ma wà láàrin wọn kùlúbùhùn kùlúbù shayatin ọkàn wọn dà bí ọkàn ni ọkàn shaitan fi ins tó wà lára ọmọ èèyàn asna'u ya rasulallah in adraktu dalek bóòlù sí fẹ́ kí n ṣe ìrí òjísí ọlọ́run ọba tó bá bá mi láyé ẹwọ bó jísí ń irú àwọn èèyàn báyìí bóòlù sí kí n tí bá pàdé irú àwọn olórí báyìí qala tasma'u wa tuti' ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu kó sì túnmà tẹ̀lé wọn ẹjẹ́ tún hadith yẹn ka fún wa annabi sallallahu alaihi wasallam sọ pé yakunu ba'di a'imma yóò padà wá lẹ́yìn mi àwọn olórí la yahtaduna bi hudai wọn ò nílò ìlànà mi annabi sallallahu alaihi wasallam wa la yastannuna bi sunnati wọn ò fihim rijal àwọn èèyàn kan wà láàrin wọn kùlúbùhùn kùlúbù shayatin ọkàn wó dà gẹ́gẹ́ bí ọkàn ṣaitọ́ni ni fi jùsùmáni ins so lára ọmọ èèyàn ní ọ̀pẹ́ ọkàn ṣaitọ́ni so lára ọmọ èèyàn qala qultu kayfa asna'u ya rasulallah mo bi òjíṣẹ́ Ọlọ́run bá pé bó ní kí n ṣe ṣe in adraktu dhalik tó bá bá mi láyé ẹwọ bó jíṣẹ́ Ọlọ́run bá ṣe júwe wọn o wà ní tasma'u wa tuti'u lil amir ma gbọ́rọ̀ kó sì ma tẹ̀lé lórí yẹn wa in daraba dhahrak kódà kó fi ọmọ lọ́la tasma'u wa tuti'u lil amir ma gbọ́rọ̀ kó sì máa tẹ̀lé olórí yẹn wa in daraba dhahrak kódà kó fi ẹ̀yìn rẹ̀ ní lọ́la wa akhadha malak kódà kó gba dúkìá rẹ̀ fasma' wa ati' ma man kariha min amirihi shay'an ẹni tó bá kórìíra kẹ́kẹ́ nínú nǹkan tó lórí rẹ̀ ń ṣe falyasbir kó yá ní sùúrù ni o mò ń pa á láṣẹ pé kó ní sùúrù ni man kariha min amirihi shay'an ẹni tó bá kórìíra kẹ́kẹ́ nínú nǹkan tó lórí rẹ̀ ń ṣe falyasbir mò ń pa á pé kó ní sùúrù فإنه من خرج من السلطان شبرا ẹni tó bá fi jáde kúrò lórí olórí fún à ìká kan báyìí mata mitatan jahiliya ó kúkú jahiliya ni alẹ́mìlẹ́ni tó bá fi jáde lé olórí lórí fún ká báyìí jahiliya ni ibadallah sáàgbà ìlànà nabi sallallahu alaihi wasallam bíi sáàdẹ́kùn ìyapa nabi sallallahu alaihi wasallam sáàdẹ́kùn ìmá tẹ̀lé àwọn ulama usu àwọn àfá burúkú àwọn tó ṣe pé ọ̀rọ̀ wọn o ń sọ pé ẹ tẹ̀lé annabi sallallahu alaihi wasallam iṣẹ́ wọn sì sọ pé ẹ má tẹ̀lé shaitan ibadallah sáà submit fún òjíṣẹ́ ńlá annabi wa muhammad sallallahu alaihi wasallam ṣé a gbà pé kò sórí rẹ nínú kẹmí àyàfi nǹkan tí annabi sallallahu alaihi wasallam bá sọ fún wa ṣé a gbà pé annabi sallallahu alaihi wasallam òun ló gbájú ló sì mọ́ tó dájú fún wa ní gbèsè ayé wa ibadallah ọ̀pọ̀lọpọ̀ musulmi ò gba ilé yóò tí àwọn musulmi bá gbé ilé yìí ó bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ bá ọ níbi protest láyéláyé al-mudaharat ká má protest against àwọn olórí ká má jáde lé wọn lórí ká má takò wọn ibadallah wallahi wa billahi eléyìí èyàn sọ látara pé ìta nabi sallallahu alaihi wasallam sọ nìyẹn kìí ṣe pé látara pé èyàn rí oore personal oore kankan bẹ̀ rárá ti ara àbáǹfàní kẹran fún pẹ́sínà àyìn ara àti ara kódà ìbádọ́lá àánú ni ó àánú ni sáwọn èèyàn tí èèyàn bá ń kìlọ̀ fún wọn níbi ìmá jáde lé àwọn olórí lórí torí pé gbogbo bó ṣe burú tó ìbádọ́lá ẹ máa kọ̀mpẹ́ ìgbà táwọn èèyàn bá ń jáde lé wọn lórí àtìgbà tí wọ́n jáde lé wọn lórí in reality ni pé àwọn olùbànkẹ́jẹ́ àwọn olè àwọn oníwà burúkú wọ́n wá bóò ní ìjọba ó sì bàjẹ́ bóò làwọn sì máa lọ sọ́dọ̀ àwọn tọ́nà ọba fún lọ́rọ̀ táwọn olè máa gbà lọ́dọ̀ wọn Ibadallah ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe protest àbáwọn tí wọ́n máa ń pèpè sí àbáwọn tí wọ́n máa ń support wa ta'ala náà ń bínú sí torí in reality ẹnìkankan èé pín nǹkan àyàfọ́ Ọlọ́run Ọba wa ta'ala àwọn èèyàn bínú sọ́lọ́wọ́n ọba wọn ò wá lè dájúkọ ọlọ́wọ́n ọba directly wọ́n wá ń dájúkọ àwọn olórí wọ́n rò pé ibi táwọn káwọn dájúkọ àwọn olórí ni ọlọ́wọ́n ọba ó fi gbé ìjìyà kó fáwọn wallahi ìjìyà tọ́lọ́wọ́n ọba bá ṣe lóyìn lórí látara ẹ̀ṣẹ̀ èèyàn èèyàn ò lè gbé e kó pẹ̀lú agídí gbogbo wà tí yàn bá fẹ́ gbé e kó pẹ̀lú agídí yóò máa wá burú sí ni ẹ ìlànà nabi sallallahu alaihi wasallam nípa ìmá jáde lé olórí lórí ẹ ń tàn nabi sallallahu alaihi wasallam sọ ẹ wo ìlànà Nabi sallallahu alaihi wasallam ní pé kódà kó fi ọmbrálà lẹ́yìn kó gba dúkìá rẹ̀ tẹ́sìmọ̀ wà tó tíyàn ma gbọ́ kó máa tẹ̀lé náà ni ní pé àní ní sùúrù náà ní sẹ́ Ibn Mas'ud radiyallahu anhu ó ní fa alaykum bil jama'a olódọwọ́ yí kẹwà so khairun mimma tuhibbuna fil furqa ó dájú nǹkan tẹ́ nífẹ̀ẹ́ níbi kẹ yapa olórí lọ kẹ jáde lórí lórí lọ ibadallah kò wá sí kò wá síbi tí wọ́n ti jáde lé olórí lórí láyé àyàfi kó ṣe pé situation wọn yóò wọ́sì nígbà tí wọ́n jáde lé olórí lórí yẹn yóò wọ́sì ju before kan tó jáde lé lórí lọ yóò wá fàyẹ́lẹ̀ fáwọn èèyàn aburú láti perpetrate aburú wọn àwọn tí wọn ò jẹ̀bi dúkìá wọn lọ sí Ibadallah látìgbà tí wọ́n ti ń se protest ṣe ẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ẹni tó fi àìmọye ọdún nínú gbésí ayé rẹ̀ tó fi kó ọ̀rọ̀ jọ ṣe ẹmọ tẹ́lòmí ti lùzì ṣe ẹmọ tó ti bá dúkìá ẹlòmí lọ ṣe ẹmọ tẹ́lòmí ti pàdánù nínú ẹ̀mí ṣe ẹmọ tẹ́lòmí ti pàdánù ní dúkìá ṣèjọba nìyẹn Ibadallah tó bá jẹ́jọba náà aburú náà ni ó àmá gbogbo protest gbogbo wọ́n tó ń support protest in tó ń support ni o ń support bí wọ́n ṣe jí dúkìá ọmọ làkejì rẹ̀ o ń bínú ọlọ́run ọba torí pọ́lọ́run ọba fún ẹlòmíì lọ́rọ̀ o wá lè dájúkọ ọlọ́run ọba directly o wá ń dájúkọ àwọn olórí o ń parọ́ pé àwọn olórí ni sáwọn olórí ló ní Coca-Cola tí wọ́n lọ ń gbé àwọn olórí ló ní pharmacy ẹni tó ṣe wàhálà pharmacy pharmacy tí wọ́n lọ kó gbogbo nǹkan rẹ̀ sáwọn olórí ni wallahi wallahi anta minal mufsidina fil ard wọ́n náà wà náà wọn tó ń bá lè jẹ́ ó sì tẹ̀lé annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam sọ pé idha ra'aytumun nasa tẹ́bá ti ráwọn èèyàn qad marajat uhuduhum tó ṣe pé wọ́n ti ya pa àdéhùn tí wọ́n fi ṣe fún lórí pé wọ́n máa tẹ̀lé wa khaffat amanatuhum so trust wọn ó sì ti dínkù wakanu hakada wọ́n ti wá di pé wọ́n bára wọn jẹ́ wọ́n ni anábi ni ilzam baitak dúnlé rẹ̀ tó bá ti ráwọn èèyàn tí wọ́n ń takò lórí wọ́n gbógun tó lórí ibi tó sì máa ń bẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ ni o orí mímbàrí ẹ̀yìn náà máa dúró àwọn imamu tó ṣe pé lórí mímbàrí báyìí lójoojúmọ́ lọ́jọ́ friday kí lè lè ma bí sọ́kà àwọn èèyàn jù hatred sí wọn lọ aburú wọlé wá ti fi kà wọn lórí láti gbà tí wọ́n ti ń ṣe protest ní ibadallah aburú wọn láti fi kà wọn lórí ẹ wá wo àwọn tí wọ́n fi àìmẹ́yẹ ọdún fi kó ọ̀rọ̀ jọ ẹ tó ti bàjẹ́ nínú ọ̀rọ̀ wọn ẹ àwọn ẹlòmíì tó ti kú ẹ àwọn ní pé wọ́n mọ̀ kó àwọn èèyàn níbi wọ́n ṣe máa rí ọrọ̀ wọ́n sì tún bàbẹ̀ jẹ́ ẹ̀rẹ́kùn sí ìjọba náà nìyà ibadallah ibi tí orí rẹ̀ wà ibi ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ni o ò lè gbọ́njà annabi lọ gbogbo tó bá ní nínú certificate wallahi ò lè gbọ́njà annabi lọ gbogbo bí tó bá lọ gbogbo bí tó bá ti dé láyé ò lè gbọ́njà annabi sallallahu alaihi wasallam lọ

agbọ́njà àwọn sọ̀hábà lọ́kọ́ nìyẹn àwa nímọ̀ jù wọ́n lọ àwa mọ́ intellectual jù wọ́n lọ àbí ìbádọ́lá ìbátá nabi sallallahu alaihi wasallam Makkah tí wọ́n fojú sallallahu alaihi wasallam rí mọ̀bó àwa gbọ́njà annabi lọ ìbádọ́lá wallahi wa billahi ìyà Ọlọ́run ọba ní jẹwa o olórí kàkàkọ́ ní fìyà jẹwa ìyà Ọlọ́run ọba ní jẹwa kò sì sín kò sì sẹ́ni tó lè gbé ikú e òjú Ọlọ́run ọba lọ ọkọ̀ kèé wá sí kọ́ wá bínú sọ́lọ́wọ́ ọba ló fi gbé kú kèé wá sí kọ́ wá bínú in reality àwọn èèyàn bínú sọ́lọ́wọ́ ọba ni àwọn èèyàn fẹ́ fi emotion wọn ha àwọn èèyàn rò pé ìtọ́lọ̀wọ́ bò ní fún àwọn èèyàn fi tipátipá gbà ọyẹ ẹmọ́ wá wo gbogbo olú tó ti ṣe bẹ́ẹ̀ láyé ibadallah ẹ wò Syria ẹ wò Syria ibadallah nígbàtí wọ́n rí vóòtì àwọn ilé tó ga àwọn ilé tí àwọn ẹkọ́nọ́mì tó ti ń lọ ẹwùn tó padà di ibadallah ẹwùn tó padà di ẹwùn Tunisia ibadallah kọ́dà ẹwùn Kenya ẹwà wo gbogbo ẹ̀ láyé pé sígbà tí yàn protesti before kí yàn tó protesti ṣe situation yẹn ló dáa ní àbí lẹ́yìn yẹn ẹ rí pé àwọn kan ò ní dìde pé fẹ́ tako olórí láyé wọ́n fẹ́ jáde lé olórí lórí ayé àyàfi pé wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún bàjẹ́ ni wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún bàjẹ́ wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún kẹ́mí àwọn èèyàn má balẹ̀ má wọ́n fẹ́ fàyẹ̀lẹ̀ fún kí àwọn èèyàn lè máa rìn lálàáfíà má ìgbà tí ìgbà tí wọ́n ti protesti sọ́ọ̀ lè máa jáde pẹ̀lú rọrùn sọ́ọ̀ lè máa jáde tẹ́mì rẹ̀ ó balẹ̀ ìgbà tán protest sọ́ọ̀ rí bí jáde pẹ̀lú tó bá yẹ pé kílẹ̀ kí gbogbo ayé dàrú fáwọn èèyàn náà lọ fẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ma bó sí ma ń fìyà jẹ àwọn tí wọ́n dànkálẹ̀ o ibadallah annabi sallallahu alaihi wasallam sọ pé satakunu ba'di hanatun wa hanat àwọn àdánwò ma ṣẹlẹ̀ lẹ́yìn mi yóò ma ṣẹlẹ̀ lẹ́yìn mi faman ra'aytumuhu ẹni tẹ́ bá rí tó fẹ́ yapa jama'a so ẹn tẹ́ bá rí tó fẹ́ yapa jẹma tó fẹ́ yapa àwọn musulmi tán wà lábẹ́ olórí ibadallah wallahi àwọn olùmọ̀ burúkú ti pọ̀ láyé àwọn àfáà bí ti pọ̀ láyé tí wọ́n sì máa dáwọn èèyàn sẹ́ni ẹnu kú wọ́n máa wájé káwọn èèyàn rí pé ibi tí dáadáa wà ní kíyàn máa bẹnu àtẹ́lù àwọn olórí ẹn kìníkà wọn ò báyìí wọn ò dáadáa wọ́n ṣe báyìí wọ́n ṣe léyìí pé ọlọ́run pa gbogbo wọn èpè ní ọmọ sẹ́ fún wa eléyìí máa rí ò sí láǹfàní o kò sì tẹ̀lé annabi sallallahu alaihi wasallam yóò tún máa takọ àwọn tí wọ́n sọ pé àní ẹ̀dọ́ ti lára annabi sẹ́ yóò tún máa ní ọ̀rọ̀ nípa pa annabi ò ní ká gbọ́rọ̀ sí olórí lẹ́nu ibadallah gbogbo wa subhanahu wa ta'ala lápadà dún wájú ọ̀rọ̀ ọba gbogbo àmá àdúwà tí yẹn ń gbà ní kó já sí bí dáadáa àwọn tó wà ń sírí à ń sunkún lónìí o ṣàpẹ́ ẹlòmí ti padà dọmọ ọmọ onílù kílù àbó ti padà di ọmọ ìlú mi látara pé àìní sùúrù yàn ni sàíbàrálá kíyàn sásàyàn yí tó fẹ́ ọ kí gbogbo ayé dàrú káwọn ẹ̀mí sùn lọ so káwọn èèyàn kú lọ kí wọ́n lè rí sùtá ṣe kí wọ́n lè rí dúkìá jí ṣe ń tọ́fẹ́ nìyẹn dọ́rọ́kọ́bọ̀ díẹ̀ tó ń rí tẹ́lẹ̀ tó yẹ pé tó ọba ní sùúrù tó ń bẹ lọ́n so àdíwọ̀n ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bó padà yí padà so tó bá yẹ pé tó fẹ́ ní kí gbogbo ẹ̀ dàrú mú fọwọ́ mú àmọ́ tó bá yẹ pé tó fẹ́ ní sùúrù àtẹ̀sán ọlọ́wọ́ subhanahu wa ta'ala àti pé sẹ́ alé yìí ọ̀ lè rí gbogbo tó fẹ́ tọ́lọ̀ ọ̀bọ̀ bá fọ́ lórí fìyàjẹ́ ọ́ ọlọ́wọ́ bó fi nǹkan mí fìyàjẹ́ náà tọ́lọ́wọ́ bó bá fi olórí fi ìyàjẹ́ ọlọ́wọ́ bó fi nǹkan mí fi ìyàjẹ́ tó bá yẹ pé tó fẹ́ ní sùúrù àti ẹ̀san látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àti kó máa tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam yí ń fún ọ ní ròpó ti jẹrẹ o ìsì ń fún ọ ní ròpé irú àwọn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala padà là ni ó sì الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد Allah we have established that Islam is free from protest going against the leaders chaos anarchy disarray terrorism Ibadallah, Islam is free from this. and everyone or anyone who attributes this to Islam wants nothing but destruction for the Muslims about Allah ilzamu buyutakum stick to your houses and pray to Allah subhanahu wa ta'ala and stop instigating the people against the leader at the end of the day many people will be the source of the problem but when it starts they withdraw Before the protest, they are the ones saying, ah, nothing is good. Life is terrible. Everything is bad. By wallahi wa billahi. We, I, perhaps face more of these problems and poverty and trials more than, more than many of you. But wallahi wa billahi I will die while holding to the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Being patient with the leader, even if I will eat a tree, even if we, we will eat leaf and we will eat sand, wallahi we will eat leaf and we will eat sand before we go against the leaders. Allahumma ati nufusana taqwaha wa wazaki anta khayru man zakaha, anta waliyuha maulaha. Allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina wa ahsin lana dunyana allati fiha ma'ashuna واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم أمنا في نيجيريا اللهم أصلح أمورنا يا الله اللهم أصلح أمورنا يا الله اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم أصلح الرعي والرعية اللهم دمر كيد المظاهرين اللهم دمر كيد المرجفين اللهم يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر اخواننا المسلمين في كل مكان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم